إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مذل له ومن يدلل فلا هادي له <clears throat> وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام <clears throat> إن الله كان عليكم ركيباً يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار عباد الله إننا في خطبتنا اليوم نتطرق إلى مسألة وهي فضائل الصحابة وحكم من يسبهم أو يتكلم فيهم عباد الله إن الله عز وجل أرسل محمدا صلى الله عليه وآله وسلم وجعله بشيرا ونذيرا بين يدي الساعة فبلغ رسول الله صلى الله عليه وسلم الرسالة وأدى الأمانة ونصح الأمة وهدى الأمة لما فيه نجاتهم في الدنيا والآخرة والذين سمعوا هذه الهداية وهذا البيان من النبي صلى الله عليه وسلم هم هذه الفهول من الصحابة الكرام عليهم رضوان الله وأوله الصحابة رضي الله عنهم سمعوا الهدى من النبي صلى الله عليه وسلم فآمنوا به ونصروه وآذروه ووقفوا معه ضد الأعداء فسمعوا الدين فسمعوا الهدى والبيان وبلغوها لمن وراءهم لذلك يقول ابن مسعود رضي الله عنه في خبر ولو حكم ورفع قال إن الله عز وجل نظر في قلوب العباد فوجد قلب محمد صلى الله عليه وسلم خير قلوب العباد فابتعثه برسالته واصطفاه لنفسه ثم نظر في قلوب العباد بعد قلب محمد صلى الله عليه وسلم فوجد قلوب أصحابه صلى الله عليه وسلم خير القلوب بعد محمد صلى الله عليه وسلم فجعلهم وزراء نبيه يجاهدون في سبيل هذا الدين فما رآه المسلمون حسنا فهو عند الله حسنا فهؤلاء الصحابة فهذا الجيل من الأخيار لو أسقط لسقط الدين أجمعي ومما نراه اليوم ونشاهده أن بعض الناس من أعوان الشيطان ومن أتباع الشيطان يحاولون كل يوم إسقاط الصحابة أو على الأقل إسقاط هيبة الصحابة في قلوب المسلمين يحاولون محاولات فاشلة تارة بالتسريح وتارة بالتلميح بعضهم يصرحون بتكفير الصحابة فيكفرون أبا بكر وعمر فيقولون بكل وقاهة وجرعة إن أبا بكر في النار وإن عمر في النار قاتلهم الله وبعضهم لا يصرحون ولكن بالتلميح يلمحون فيأتي إلى النصوص إلى نصوص الكتاب والسنة التي فيها الثناءات على الصحابة فيهولونها إلى غيرها ويسكتون فضائل الصحابة فيتكلمون في أفراد الصحابة أمثال أبي هريرة وأمثال أبي سعيد وأمثال معاوية وعائشة وأبي بكر الصديق رضي الله عنه لأنهم عرفوا أنهم لو أسقطوا واحدا من هؤلاء الأخيار لسقط الدين ولعل سائل يقول أو يسأل كيف يسقط الدين إذا سقط الصحابة فنقول من الذي روى لنا دين محمد صلى الله عليه وسلم إلا هؤلاء الصحابة كيف عرفت الصلاة وكيف عرفت الزكاة وكيف, وكيف عرفت الصيام وما إلى ذلك كيف عرفت هذه الأمور أليس من طريقة الصحابة أو من طريق الصحابة بإسناد الصحابة أليس بإسنادهم وبطريقهم أليس هؤلاء الصحابة هم الذين شاهدوا رسول الله صلى الله عليه وسلم والنبي يقول صلى الله عليه وسلم صلوا كما رأيتموني أصلي فإذا أسقطنا الصحابة فكيف نعرف الصلاة هل أنت رأيت النبي صلى الله عليه وسلم يصلي لا ما رأيت أنا وما رأيت أنت النبي صلى الله عليه وسلم يصلي إنما رأوا الصحابة فبلغوه إلى من بعدهم فالتابعون فاتبعوا التابعين إلى أن يصل إلينا في هذا اليوم لذلك أقول وأنا وأنت نقول نصلي هكذا ونصلي هكذا والله لو أسكت الصحابة لأن لأن التابعين ما أدركوا الصحابة ما أدركوا النبي صلى الله عليه وسلم فلذلك هؤلاء الأعداء تربصوا بالصحابة تربصوا بهم لما رأوا أن السبيل أو أن من أسرع السبيل لإسقاط الدين إسقاط الصحابة تربصوا بهم فأخذوا يتكلمون فيهم قال الله عز وجل في الثناء على الصحابة قال للفقراء المهاجرين الذين أخرجوا من ديارهم وأموالهم يبتغون فلا من الله ورضوانا وينصرون الله ورسوله أولئك هم الصادقون حليم الصحابة قال والذين تبوأوا الدار والإيمان من قبلهم يحبون من هاجر إليهم ولا يجدون في صدورهم حاجة مما أوتوا ويؤثرون على أنفسهم ولو كان بهم خصاصة ومن يوق نفسه فأولئك هم المفلحون والذين جاءوا من بعدهم يقولون ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا اللهم آمين اللهم لا تجعل في قلوبنا غلا للصحابة رضوان الله عليهم فأقول ما تسمعون وأستغفر الله لي ولكم واستغفروه إنه هو الغفور الحمد لله وكفى والصلاة والسلام على من لا نبي بعده نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه ومن تبعه بإحسان إلى يوم الدين أدوك فو الله سبحانه وتعالى أتروا عليكم كي أتقفون النبي محمد صلى الله عليه وآله وسلم إلي تيام لني لي تاشي لني إن شاء الله ونن يغطون سيكلوا ولا تنبفان صحابة رضوان الله عليهم àti ìgbìyànjú àwọn ẹnìkan láti wó àwọn sọ̀hábà ridwanullahi alaihim ajma'in ẹ̀yìn miami ní ọ̀sẹ̀ islam ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala oran òjíṣẹ́ rẹ̀ síwá muhammad sallallahu alaihi wa alihi wasallam oran pẹ̀lú ẹ̀sìn oran pẹ̀lú ìmọ̀nà oran pẹ̀lú òdodo oran pẹ̀lú àlàyé léyìí tí ó hàn sóníkálùkù gbà tó wá rán anẹ́bì sallallahu alaihi wasallam pẹ̀lú àlàyé yìí oran ní olùkìlọ̀ olùkìlọ̀ fún àwọn tí wọ́n bá kọ́ ti kó síta nígbà Muhammad sallallahu alaihi wa alihi wasallam annabi sallallahu alaihi wasallam wọ́n wá jíṣẹ́ wọ́n jíṣẹ́ Islam wọ́n lọ sọ́dọ̀ Ọlọ́run subhanahu wa ta'ala wa ìgbà tí wọ́n wá jíṣẹ́ ìwọ̀n kàsà dédé jíṣẹ́ ilẹ̀ àwọn kan ni wọ́n jẹ́ iṣẹ́ yẹn fún àwọn kan ni wọ́n gbé iṣẹ́ yẹn dání àwọn kan ni wọ́n mú iṣẹ́ yẹn ni wọ́n gbà sọ́dọ̀ ti wa lẹ́ni àwọn náà wà láwọn sọ̀hábà ridwanullahi alaihim lẹ́yìn tá nabi sallallahu alaihi wasallam tí wọ́n sọ nípa wọn gẹ́gẹ́ bó ṣe wà nínú hadith ibn Mas'ud radiyallahu anhu wọ́n sọ nípa ara wọn sallallahu alaihi wasallam àti nípa àwọn sahaba ridwanullahi alaihim wọ́n ní pé dájúdájú Ọlọ́run bá subhanahu wa ta'ala ó wo ọkàn gbogbo àwọn ẹ̀dá rẹ̀ ó wá rí pé tí fi ń lọ́lájù nínú àwọn ẹ̀dá wọn Ọlọ́run bá náà ni àwọn sahaba òun náà ni ọkàn nígbà Muhammad sallallahu alaihi wa alihi látara bẹ́ẹ̀ Ọlọ́run bá mú ànábì sallallahu alaihi wasallam ó dá sàlẹ́sà fúnra rẹ̀ ó wá rán ànẹ́bì sallallahu alaihi wasallam pẹ̀lú iṣẹ́ rẹ̀ ike islam ní ó mú fi anebise ṣe ìgbẹ̀yìn ó rán ànẹ́bì nígbà tó kù díẹ̀ táyé parẹ́ sí àlúmà yìí lè tàwà nínú rẹ̀ yìí lẹ́yìn ìgbà yẹn ọlọ́run tó wá wọ ọkàn èèyàn ọlọ́run wá rí pé ọkàn wọn sọ̀hábà àwọn wa alihi wọ́n wá ń jẹ́ fún ẹ̀sìn islam wọ́n jẹ́ olùrànlọ́wọ́ àti olùkúnlọ́wọ́ àti olùgbé ẹ̀sìn islam kákàkiri wọ́n ja ogun sí ojú ọ̀nà Ọlọ́run Ọba subhanahu wa ta'ala wọ́n tò síwájú nígbàtí nǹkan le láàgbàtí nǹkan nira láàgbà tó ṣe pé tó bá ní mùsùlùmí ni ọ́ bí pé ìwọ àtàwọn èèyàn bí méjìlá kan àbáwọn èèyàn bí ọgbọ̀n kan lẹ́jọ́ ní gbogbo lé ayé ni àwọn gbàkan bẹ̀ tó bá ní mùsùlùmí ni mí bí gbogbo yín bóyá ẹ̀jọ 100 lọ nígbà yẹn gbogbo lé ayé ìgbà yẹn àwọn kan dúó ọlọ́run tún máa mí wọ́n mú kún wọn agbogbo wọn ni sọ̀hábà ridwanullahi alayhi títí tí ẹ̀sìn fi dúó tẹ́sìn fi jòkó débi Muhammad sallallahu alaihi wasallam àwọn sọ̀hábà yóò wá dúó wọ́n bẹ̀rẹ̀ sí ni máa ja ogun sí ojú ọ̀nà ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala wọ́n bẹ̀rẹ̀ sí wọ́n gbẹ̀rin débi pé ní ayé Umar bẹ̀rẹ̀ láti ayé Abubakar ní Siddiq radiyallahu anhu ní ayé Umar Islam yẹn ti wọ àwọn àyè tó ní agbára ó ti wọ àárín tán láàrin àwọn kèfèrí ad-dawlatul islamiyya ó ti fẹ́ ó ti fẹ́ gba gbogbo olú àwọn kèfèrí tán débi pé gbogbo North Africa bíbí yìí ni Europe ni Far East Asia ni láàbí tó súnmọ́ gbogbo àwọn China lókè lọ́run gbogbo ẹ̀ tí ní ní Islam ti wọ̀ àwọn àwọn oníwọ́n gbé wọ́ àwọn sọ̀hábà yìí náà manífà wọ́n jagun sójú ọ̀nà ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala ẹ̀mí àwọn èèyàn bọ́ débi kó láwọn ogun mi ókọ tán fi ń pè ó kọ tó ṣẹlẹ̀ sáwọn sọ̀hábà ní bí ogun kan wà tó ṣẹlẹ̀ tó ṣe pé ojú àwọn èèyàn bẹ̀rẹ̀ ológun kan tán pè ní záàtò bùrìkọ́wà nígbàtí wọ́n dí ojú ní ọ̀nà nítorí wọ́n rìn lọ ní tánmà pín ẹsẹ̀ gùn àwọn kó gun rankomidíẹ̀ wọ́n sọ̀kalẹ̀ àwọn kó tuntun gùn àwọn kó tuntun gùn wọ́n wá ń gùn bẹ́ẹ̀bẹ́ẹ̀ àwọn èèyàn rìn ogun tá à Muhammad àwọn sọ̀hábà ní ǹjẹ́ ó wá tọ́ fún ẹnìkan kó wá pẹ̀rẹ̀ rí ní mùsùlùmí lẹ́yìn ta ti wá kàkalẹ̀ yìí tó ti pé ń ta sọ yìí wàláhì kékeré pọ́nbélé ni àti sọ kankan rárá nínú ọlá sọ̀hábà ridwanullahi alaihim gbàtàwọn kèfèrí wá la lè ṣe tá bá fẹ́ wú Islam nínú àwọn ọ̀nà tó yíyá jù láti fi wú ẹ̀sìn Islam ó ní pé ká wú àwọn sọ̀hábà Islam bá ṣe fi wáṣe islam ní pé nígbà tó ṣe pé àwọn tàbíyún famin bádahùn kò sẹ́nìkà tó rá nẹ́bì rí níwà sallallahu alaihi wasallam ibi mo ṣe wà imi òkúrá nẹ́bì rí sallallahu alaihi wasallam ìwọ̀n ò rí rí àwọn tó wá síwájú wa gbogbo wọn tó fi dé ayé àwọn tàbíyún kò sẹ́nìkà tó fojú kan lẹ́bù báyìí wọn àwọn nígbà tá bá wá gé àwọn sọ̀hábà yìí ń bẹ́ẹ̀ tàbá ti gé wọn kó ń bẹ́ mo fọ́lọ̀ bẹ̀ yìí kí ló kù mọ́ ní ẹ̀sì islam o lè kírun mẹ́ tó bá fẹ́ kírun bó o ló ṣe dá ọ lójú wípé bóyẹ ká ṣe mọ́ kí ní a nítorí ànábì ni pé ẹ kírun gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe rémi ànábì mo mi ò rá ànábì rẹ̀ bí ti ń kírun wọ́n ló rá ànábì rẹ̀ bí ti ń kírun a bàbá wo orí a bàbá bàbá tànà ti jẹ́ ta ti jẹ́ ẹni ti jẹ́ àrùn ti jẹ́ fà gbogbo wọn àwọn ògbónú wọ́n rà nẹ́bì tí ń kírùn yẹn àwọn sọ̀hábà a ti wá yọ sọ̀hábà kó ń bẹ́ sáàlẹ̀ kírùn mẹ́lì ní so ti gbígbá yàbí bí i hadi ìtọ̀ríkọ́ yuskitun ad-din gbogbo ẹ̀sìn ìdí whole of Islam ó dẹ̀ wó tẹ́yẹnyẹ látara pa gbọ́ àwọn sọ̀hábà ridwanullahi alaihim àwọn tí wọ́n ń sàwọn sẹ́yìn ọ̀nà méjì ni wọ́n lò àwọn kan wà àwọn ń lò àwọn wa Umar ويطعنون في أمنا عائشة رضي الله عنها يكذبونها wọ́n ṣe kọ́dù ìyàwó Aisha wọ́n ṣe pẹ̀lú Abubakar wọ́n ṣe pẹ̀lú Umar wọ́n ṣe pẹ̀lú Uthman wọ́n ṣe pẹ̀lú Abubakar àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ìyàwó Aisha ìyàwó Hafsa àwọn ìyàwó Ànábì sallallahu alaihi wasallam gbogbo wọn tán yẹnyẹ wọ́n ṣe pẹ̀lú wọn wọ́n dẹ̀ ní pé wọn è kí ń ṣe ìyá àtàwọn bẹ́ẹ̀ ni ìyá àwọn mùmìnì ni wọ́n wọ́n kí ń ṣe ìyá àwọn kèfèrí àwọn èyí ń jáde lójoojúmọ́ wọ́n ka àwọn ẹ̀sùn oríṣiríṣi sáwọn sọ̀hábà lẹ́sẹ̀ wọ́n dẹ̀ lu àwọn ìrújú oríṣiríṣi láti fi sọ pé àwọn sọ̀hábà o alábòsí ni wọ́n ìgbàwo ni wọ́n kòkò bàbà sàtù ni wọ́n àtúwáráwẹ̀ nìkan ojú ọ̀nà táwọn lò àwọn ìyẹn wá wà lùwà náà ń sọ̀rọ̀ dandan lùwà ṣẹ́rá wọn ní láǹkan mọ́lẹ̀ wọn ìtì lágbára tó bẹ̀ẹ̀nù lùwà allahumma la tarfa lahum ra'ya ọ̀rọ̀dọ̀kùn mọ́jẹ ká sí àwọn àwọn tó wà nínú ìlú yìí tó ṣe pé the same thing àwọn náà ṣe pẹ̀lú àwọn àkọ́kọ́ in táwọn ni wípé àwọn àwọn ìjòkó kalẹ̀ àwọn halakot àwọn majalis wọ́n pè ní ìjòkó ìlà àwọn èèyàn lọ́yẹ̀ ìlà wọn lóye ìjòkó òsítí ìjòkó ìmọ̀ à ń sọ̀rọ̀ mọ̀ à ń ridwanullahi alayhim muawiya wá mú amru wá mú abu sa'id wá mú mikile wá gbà aisha wa ṣe pé eleyo wa sọ pé eleyo wa ṣe pé bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so re nìkan tó bá kọ́kọ́ mú àwọn sahaba ní topic tí en ṣe ke bí a topic tó fẹ́ mú fún topic imanani ipe ẹ tẹ̀lé àwọn sahaba wallahi ẹni anu ni tó bá ilé mọ́ àwọn sahaba ní topic pé àkọlé mi tẹ̀ ní o ní khutba wa lẹ́ni afẹ́ sọ̀rọ̀ tó ṣẹlẹ̀ láàrin Muawiya àti tó ṣẹlẹ̀ láàrin Ali afẹ́ wá sọ ta ló wrong ta right mọ̀ pé ní ẹgbàbálẹ̀ ní ànú ni kí ni dí bí hadal uslub yẹ́kọ̀ bí àrọ́ di sọ̀hábà pẹ̀lú tó ń ṣe yìí wọ́n láyé yóò bẹ̀rẹ̀ sí mọ́ bọ́n sọ̀hábà ẹn amùgbìn aláàs gbà tó wá lo àwọn ọgbọ́n àríkẹ́rẹ́kẹ́ òun náà fi gba agbára kó lọ́wọ́ Àlì òun náà fi gbé fún Muawiya àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn èèyàn wá mú nínú lùwà yìí wọ́n mú díẹ̀díẹ̀ wọ́n mú díẹ̀díẹ̀ wọ́n mú díẹ̀díẹ̀ wọ́n bẹ̀rẹ̀ láti ibi pé tàbá kọ́kọ́ fẹ́ jẹ́ ìsìnbó láti bẹ̀rẹ̀ náà ṣe bí mọ̀ ní àwọn owó náà narẹ́tì ìmọ̀jú alátọ́dọ̀ Ànábì Muhammad sallallahu alaihi wasallam ala ra'sihim Abu Hurairah tó gba ọ̀rọ̀ wá látọ̀dọ̀ ànábì Abu Hurairah ni ló fi pé ẹnu kò ẹnu àwọn kèfèrí àtàwọn ọ̀tọ́rọ̀ kò lórí Abu Hurairah bọ́n ni wọ́n ṣe ń ṣe Abu Hurairah alátẹnujẹ ni àdísì ajá jẹ́nsọ tó fà àdísì ajá fún ọ Abu Hurairah olólógbò òǹkólógbà tajá ọ̀tá ni wọ́n Abu Hurairah wá lọ fọ́ọ̀mù àdísì ń pa ajá nítorí olóngbò tí ẹ̀ ṣọ́ọ̀fù hadal kófù rẹ̀ zendaka ẹwọ Islam ti ok ọ̀rọ̀ ìhòun náà ló fa àdísì fọ́tò fàájá dúdú kìníkẹ̀kìníkan Abu Hurairah nítorí pé bí ń pa àdísì àdísì kí náà pé tí zubab tí ẹ̀fọn bá fò sínú ṣúrùbù kanú yí àníbì ní ẹ̀tì sínú rẹ̀ ìdí ni wípé ibi ìyẹ́ kan wà tó ṣe pé àìsàn ló wà ń bẹ ibi ìyẹ́ kan wà ìwòsàn ni àníbì ni tó bá sì fẹ́ bà kèké bà àyàfi pẹ̀lú ìyẹ́ tó ní àìsàn nú yẹn

tó bá sọ kí bàbá yín ṣe kẹbàá lóòtọ́ ló ṣe ẹ àwọn bú bàbá mi ní ká tó wá sọ táwọn sọ̀hábà ò ṣe wallahi àwọn sọ̀hábà bọ́kwa bọ́sẹ̀ kún bẹ̀ mú fọ́lọ̀mẹ̀ yín sí wé èyàn tàà ròyìn pé yín fọ́mù fún lójú níbi ọkọ̀ hadithu tó kírun tí ò kí dá tánàbí ní kọlọ tún kí ànẹ́bí ní pé sọ ìrìnjìn fàṣọ́lì fàyínàkàlám tó sọ́lì àbúrò ẹ̀rọ ló gbà wá hadithi ẹlásá ó ń dà ní níbi ọ̀rọ̀ sọ́lá àtàwọn hadithi bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó pọ̀ bẹ́ẹ̀ àní more than 5,000 ahadith ló gbà dé pàwọn lómi wọ́n tó ń ṣàkákà fi ẹn gbàwó ló wọnú Islam gbàwó ṣẹ́kọ́ ibari kìníkà gbogbo ẹ̀ lásà ti fi ṣe ìskọ́tò hádà sọ̀hábì tàbàtíwá gé sọ̀hábì ikú ń bẹ́ẹ̀ tàmùtán èyí wọ́n ti parí mọ̀ṣùgbọ́n èyí tí ẹ̀ wọ́n ti parí project yẹn tí ẹ̀ débi pé ní ìsìn tọ́bá ń sọ fáwọn yẹn pé àdíjì ẹ̀ ẹ̀rẹ́ àbúrẹ́ rọ̀ kọ́ tí ẹ̀ ní débi pàwọn yóò mọ̀ sọ fún pẹ̀ ìwọ́gẹ́lẹ̀ kọ àdíjì tí ẹ àbúrò náà kọ́ tí ẹ ní kíníkẹ́ náà kọ́ tí ẹ ní débi pé tọ́bá sọ fẹ́ gbà tọ́bá kọ́ dákọ̀ àbúrò rẹ̀ náà sọ àbàbà yàwọn yóò sì máa sáfọ́ gbà wọ́n ti parí mọ̀ṣùgbọ́n rọ̀ wọ́n wá rí pé ó sì kọ àwọn kan mọ́ project o ó kọ àwọn nǹkan yíò wọn níbi àbúbákìrì gbà gbogbo mùsùlùmí ayé àbúbákìrì number one àyọ́rọ̀ bẹ́nà ibẹ̀ kan ẹ̀ in tó kù ní pé abúbákìrì ní Siddiq radiyallahu anhu kò gbọdọ̀ jíò number one ẹ jẹ́ ká múra bá ṣe ma jáun náà bọ́ díẹ̀díẹ̀ bá ṣe ṣe tàbú rẹ̀ rẹ̀ láti ṣe tí ẹ̀ tó ní wọ́n rẹ̀ àgbà táwọn ti já àbú rẹ̀ lọ́dọ̀ tí wọ́n yẹn àwọn ti já ìsìn orí bẹ́sìn náà já nítorí àkọ́kọ́ bi fadlillahi azza wa jal àdẹ́n juhuda wa salafiyun tí wọ́n ní dákẹ́ lórí ànúyí àwọn abẹ́rẹ̀ nípa Abu Hurairah òun ló fa gbogbo àwọn títí Felix ipé ẹ eh, Abu Hurairah kọ́ ló wà nínú ohun pẹ̀lú ànábí o Felix ni ó pè wọn ká ní kèfèrí ló wà ń bẹ̀ jù kọ́ wá ní Abubakar ló wà ń bẹ̀ bóò ló ṣe pèyàn kó jẹ́ kèfèrí ló ń bẹ̀ Christian kíníkà reverend kíníkà bí kíná ń pè ó ní Felix yẹn bá so Abu Hurairah kó ya jẹ́ Felix ń pè wọn kó wájú pé Abu Hurairah ni tó tó bá jẹ́ Abu Hurairah fadlù nu àbí àdẹ̀fẹ́ káwọn sọ̀hábà ní kíní kanífàlù díẹ̀díẹ̀ wọ́n kọ́ mọ́yún wọ́n ṣe wọ́n yanjú ẹ̀ wọ́n fàáfàáfàáfà débi kí wọ́n challenge ara wọn pé ìwọ tó bá ní pé Abubakar ló wà ń bẹ̀ fi fọ́tò Abubakar hàn wá nóòrùn yẹn àádà fi rọ́yá mínà dọ̀là ní òpin pé èyẹ ti sọ́nù jù òun lọ̀rọ̀ yìí ẹ sọ́ra ẹ̀yọ́ mọ̀ yá mi ní ẹ̀sìn Islam wọ́n pọ̀ má jẹ́ kí kinní kan ilé àfáà wá ní má jẹ́ gbé wọn ọlọ́run fa wallahi ọwọ́n ọlọ́run ilé àfáà wá ní kò sí sọ́kò sí àmọ́lẹ̀ àwọn sàhábà sí sọ́kò sí ilé àfọ́ ò sí jù kò sí àmọ́lẹ̀ àwọn sàhábà ó sí sọ́kò sí ó sí kódò ó sí jù bọ́m̀bù mẹ́ torí tẹ́ ti sọ sáwọn sàhábà wallahi kìí ṣe kékeré tẹ́lùmí bá mọ́ àwọn sàhábà bá iṣẹ́ tí bá ń lálà sí wọn tí bá ń fojú wọn gbolẹ̀ áàrùkẹ́dó sọmọ̀ tàtíkàn yí táyà káàkiri náà ń sọ̀rọ̀ rẹ̀ ni àbáwọn tí wọ́n jagun pẹ̀lú ànábì tí wọ́n tò sí sáfù àkọ́kọ́ báyìí ẹwọ lọ ń sọ̀rọ̀ wọn yìí allahu akbar àwọn sahaba ọlọ́n sọ pàánù kùrán ọlọ́n pè lil fuqara'il al-muhajirin alladhina ukhriju min diyarihim wa amwalihim yabtaguna fadlan min allahi wa ridwanan ọlọ́n ní ọlọ́n fẹ́ dákọ̀ àwọn sahaba ọlọ́n gbé lórí al-muhajirun ó ń sọ̀rọ̀ al-muhajirun àwọn tó ṣe pé wọ́n lé wọn kò níbi wọ́n dẹ̀ ń bẹ́ẹ̀ yabtaguna fadlan min Allahi wa ridwana wọ́n dẹ̀ fi dúkìá yẹn lẹ̀ wọ́n fi owó lẹ̀ wọ́n fi lélẹ̀ wọ́n fẹ́ rúlẹ̀ wọ́n fọ́dẹ̀ lẹ̀ nítorí ẹ̀sìn ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala wa yansuruna Allaha wa rasulahu Allah ni wọ́n kún ẹ̀sìn ọlọ́ọ̀bá lọ́wọ́ wọ́n dẹ̀ ń kún Ànábì sallallahu alaihi wasallam lọ́wọ́ ulaika humus sadiqun nítorí ọ̀tọ̀ sàhábà Ọlọ́run ni walladhina tabawwa'u ad-dara wal-imana min qablihim yuhibbuna man hajara ilayhim wa la yajiduna fi sudurihim hajatan mimma utu wa yu'thiruna ala yìí tí ń bẹ láàrin wọn àwọn sọ̀hábà náà ròyìn lọ́wọ́ ní Kùrán bóòlò ṣe find it easy bóòlò ṣe rọrùn fún ọnú ọkàn rẹ̀ ìwọ tó jẹ́ mùsùlùmí láti jókòó síbi lecture tẹ́ ti ń ṣépèlé àwọn sọ̀hábà tẹ́ ti ń bú àwọn ti ń fi àwọn sọ̀hábà sí yẹ̀yẹ́ wọ̀lẹ́ lómi ó jókòó sórí àga àdánwò àwọn ọmọ kí wà jókòó lọ rẹ́yìn níwájú báyìí yóò dẹ̀ mọ́ sọ̀rọ̀ àwọn sọ̀hábà gbọ́n sì mọ́ rẹ́rìn kàkàkàkàkà tẹ bá wá sọ̀rọ̀ nípa orú ẹni bẹ́ẹ̀ wọ́n wá ní ọ̀mbú àwọn àgbàlagbà ọ̀lẹ́kọ̀ọ́ o oh, ní kíní kan sí ilé ilẹ́kọ̀ àgínsà àwọn sọ̀hábà nẹ́gbà Muhammad àwọn sọ̀hábà jù ọlọ́lọ́jọ́ orí 1000 plus years kìí sọmọdé ọdún more than 1300 years kìí sọmọdé fa ń láwọn sọ̀hábà gbà lọ́wọ́ ẹlòmínú yìí wọ́n jù ọlọ́ níbi ìmànà wọ́n rá nẹ́bì sallallahu alaihi wasallam fọ́lù sọ́họ̀bà ọlọ́ndakọ̀ ọnù Qur'an ànẹ́bì dákọ̀ wọn wà kullun wa'ada Allahu al-husna gbogbo àwọn sọ̀hábà maljanna ni wọ́n ń tọ́lọ̀ sọ́nù Qur'an yìí débi pàlùmí bá débi pé al-mubashsharuna bil janna gbogbo ẹ̀ láti fi fa ọlá àwọn sọ̀hábà bọ́ níjọ́ òlélé ìgbéjòkó kalẹ̀ láti máa sàlàyé àwọn kèfèrí sẹ́gbé kalẹ̀ wọn ní gbé kalẹ̀ nítorí hàmù wọn ìskọ́tù dín mọ́jẹ̀ kan gbé wá ní ojú ọ̀nà pé a ń sàlàyé ìmọ̀ kèkí ń ṣe ìmọ̀ ní ká mú ọ̀rọ̀ àwọn sọ̀hábà ká máa fi panudà ìmọ̀kọ́ ìbẹ̀sìnjẹ́ni ló jẹ́ pé nínú àkídàtù ahli sunnati wal jama'a oní alkafu amma shajara bayna sọ̀hábà nínú àkídà onísúnnà tó wà ní Kùránù òun ni pé ká máa dákẹ́ lórí tó bá ṣẹlẹ̀ láàrin àwọn sọ̀hábà nínú àwọn nǹkan mí nǹkan tó bá rí pàṣì ni tó jẹ́ pé látara ni àwọn sọ̀hábà kí n so nífẹ̀ẹ́ ẹni ni wọ́n ọlọ́run radiyallahu anhum wa radu anhu ọlọ́run kí nìdí ọlọ́wà ní pé walladhina ja'u min ba'dihim yaquluna rabbana ighfir lana wa li ikhwanina alladhina sabaquna bil iman àwọn tó wá wá lẹ́yìn wọn àdúrà táwọn mọ́ sí èmi àti wọ́n nítorí ká máa sọ lọ́lọ́ sọ ní kùránì yíó ọlọ́run nípa àwọn tamáwà lẹ́yìn wọ́n mọ̀ ní pé rabbana ìwọ ọlọ́run ọba wa o ighfir lana dákùn foríjì wá dákùn wọ mùsùlùmí tó mọ̀ sọ láti ní lọ́nà má bá mọ̀ jòkó sí tẹ́tí ń fàwọn sàábí ànẹ́bì sí ẹ̀yẹ́wò ighfir lana ọlọ́run foríjì wá wa li ikhwanina alladhina sabaquna bil iman àwọn ọmọ ìyá wa yìí àwọn sọ̀hábà tó ṣe pé wọ́n ti gbáwájú wa níbi imani wala taj'al fi qulubina ghillan lilladhina amanu ọlọ́run ìkórira ó kéré ó tóbi ni kódà kó mọ́jú ọmọ náà gún lọ ọlọ́run dákun má fi ṣe wa lọ́kàn nípa àwọn sàhábí ànábì yìí àdúrà tí mùsùlùmí máa ṣe nìyẹn ọlọ́run sọ ní Qur'an nígbà tó ń ròyìn wọn ọlọ́run bainahum ọlọ́wọ́ orin wọn ọlọ́ni sẹ́rí muhammadu sallallahu alaihi wasallam òjíṣẹ́ ọlọ́wọ́ bá ní o àwọn tí wọ́n ṣe kí ni tí wọ́n wà pẹ̀lú rẹ̀ wọ́n lè lórí àwọn kèfèrí wọ́n dẹ̀rọ̀ láàrin àwọn mùsùlùmí ẹmọ̀ rí wọn tí wọ́n mọ̀ forí kalẹ̀ tí wọ́n mọ̀ kírun tán mọ̀ sí lọ́m ọlọ́wọ́ orin wọn ọlọ́run tí wọ́n sọ pé kódà ìròyìn wọn yìí in ti bẹ nínú tírà àwọn tán ti wá before wa in bẹ nínú taurat in bẹ nínú injil ìròyìn sọ̀hábà kò sí wọ̀nyẹ̀ bàbá rẹ̀ nínú taurat àti injil náà tán sàábẹ̀ ànẹ́mì bóòlù sí wá mẹ́rin bóò ló ṣe rọrùn fún àti mọ́ràn sọ̀hábà sẹ́nu báyìí ọlọ́wà ń sọ ọwọ́ gbẹ̀yìn ọlọ́wà ní pé liyaghiza bihimul kuffar ọlọ́mà má ṣe àwọn sọ̀hábà bẹ́ẹ̀ káwọn kìfìrí ẹ̀dá kan mọ́ Ibn Taymiyyah sọ̀rọ̀ kan ẹni tí bá ń bú àwọn sàábé ni wọ́n kagun ọkàlẹ̀ bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ wọ́n ní àtàwọn tó bá tún kọjá àlà bẹ́ẹ̀ náà débi pá wọn padà ń ti ẹ́ sọ pá wọn sàábé ànẹ́bì yóò wọ́n padà tún di kèfèrí lẹ́yìn ànẹ́bì Muhammad sallallahu alaihi wasallam illa nafaron 15 bá kẹsẹ̀ mọ́ sọ̀nà àwọn tọ́kùnù mùsùlùmí náà sàábé wọn ò 15 ah, wọ́n ni aw annahum fasaku ammatuhum àbí kó lọ́gọ́rọ̀ wọn fásì kí ẹ̀dá ni wọ́n pò kí èyàn ni wọ́n bóyá ń yọ sọ ni àbí ń lámọ́lẹ̀ ni fahadha la rayba fi kufrihi ilé ìtasọ̀ yíò kò sí èméjì pé kéfèrí wọ̀lẹ́bìn tèmí àlùsọ̀ rahimahullah àwọn náà lò wọ́lẹ́ kí ẹ̀mọ̀ náwọ́ ọwọ́ ìdìrọ́ sáwọn sàábé kó mọ̀ náwọ́ báyìí kó mọ̀ ẹ̀sẹ̀ wíké àwọn náà nìyẹn o ọwọ́ yẹpẹrẹ sáwọn sàábé ànẹ́gbà Muhammad sallallahu alaihi wasallam ẹ̀ o ń káyà Kùránì háyà tó ọmọ tẹ̀fsírì wa idha ra'aw tijaratan aw lahwan infaddu ilayha wa tarakuka qa'iman háyà tó dẹ̀gbọ́n lọ́nu ó ní ó ní ẹwẹ́ àwọn lọ ń wá olórí ọlọ́run jòkó sí ọlọ́run kí ẹmọ obìnrin sàábí ànẹ́bì bẹ́ kó mọ́ láwọn mùnáfikí ń bẹnu sàábí o alẹ́niyàn tètè fúra ẹniyàn fẹ́ ànẹ́bì gangan ni sallallahu alaihi Islam dẹ̀ ni target kò sí mùnáfikí ní anú àwọn sàábí ànẹ́bì àwọn mùnáfikí ń bẹ láyé ànẹ́bì ni wò sínú àwọn sàábí ànẹ́bì in tí ò yíò nù mùnáfikí ń bẹ láyé ànẹ́bì àti munafiki ń bẹnu sàábí annabi ọ̀tọ̀tọ̀ méjèèjì Ibn Taymiyyah wá sọ yí pé li annahu mukaddibun lima nassahu al-Qur'an fi ghayri mawdi'in min al-bughdi wa al-thana' alayhim ìdí ni pé ní ti takun tí ń bẹnu Qur'ani wù níbi tí è kí ń ṣe ọ̀nà kan tí è ń méjì tí è ń mẹ́ta tó pọ̀ lọ́jà búrátá nípa ipá àwọn sàábí ẹni ìkẹ́ ni wọ́n ẹni ìyọnú ni wọ́n laqad radiyallahu 'anil mu'minin idh yubayi'unaka tahta shajara àwọn sahaba nabinu àwọn tó wà níbi bayyatu ridwan thousands ni wọ́n ṣe báyìí àbí wọ́n ni bal man yashukku fi kufri mithli hadha wọ́n tó bá fẹ́ máa ṣe èméjì pé ṣe kéfèrí lẹ́n tí bá ń gbógun ti àwọn sàábí ànábí wọ́n fẹ́ máa ṣe ròyírò yìí fa inna kufruhu muta'ayyan àkúfùrù ti ẹgán ti pé ìwọ̀gán ti kílẹ̀ pé àwọn ní ọ̀ nífẹ́ islam tó bá nífẹ́ islam ni ó lè lájúlẹ̀ kan mọ́ bú àwọn sàábé kọwàá jòkó bàkọ́ mọ́sí ń kò pọ́stibù yóò gbé ọ pé yé sáwọn sàábé ni because ó ti mọ́ tí kíní yẹ ṣe kíní tó ń tọ́ka lé lórí ó ti mọ́ tí ó bí in tí ó bí ni pé gbogbo Islam látòkè délé àlè ìṣẹ̀sìn kankan mọ́ a ní sọ́rá nẹ́bí tí ẹni wọ́n tó jòkó òkè sọ́rá nẹ́bí tó bá rá nẹ́bí àwọn ológbà wa àwọn sàábà bí àwọn sàábà yẹn wà lẹ́ni yẹpẹrẹ yìí àwọn sàábà yẹn àwọn náà ń parọ́ àwọn sàábà yẹn àwọn náà ń ṣàbòsí àwọn sàábà yẹn àwọn náà ń ṣe gbogbo àwọn kan tí wọ́n ń kà sáwọn sàábà lọ́rùn yẹn ṣe ǹjáwé lè yí ṣe ẹni tó wà trustworthy gan ni wọ́n bóò lásí afẹ́ṣọ̀ pé wọn ọ̀pàá fún àbí ìrún gan kò dẹ̀ sí ọ̀nà míì màláíkà ò lè lọ bá Jibril pé kí lọ mú afẹ́ nẹ́bí pé kọ wá wò lẹ́yìn lọ́dọ̀ Jibril kò pá hatta al-Qur'an tó fi mọ́ Qur'an tánkà àwọn sọ̀hábà wọn náà náà fún wa fẹ́mọ̀ yàmì ní ọ̀sẹ̀ Islam ẹjí ká bí ọ̀rọ̀ ọba subhanahu wa ta'ala tó bá ti wà ń jòkó kan tẹ́ ti ń sọ̀rọ̀ àwọn sàhábì annabi dákùn dìde o mọ́ bá wọn jòkó ń gẹ̀jọ́ yíò ń bẹ̀ pé mo dìde ń bí n torí páwọn sọ̀hábà nẹ́bí àwọn tọ́lọ̀bá bá loun ti yọ́nú sínú Kùrán àwọn lẹ̀yìn ń bu ẹnu àtẹ́lù ìmú ó dìde kò ní àárín bíbí an bí Allah subhanahu wa kó fi ẹsẹ̀ ẹnìkọ̀kan kó اللهم يا مصرف القلوب صرف قلوبنا إلى طاعتك اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وسبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك